pé kíyàn ọmọ kò sínú nǹkan kan nínú ọ̀ràn tá ń pè ní ìmú nǹkan pọ̀ mọ́ ọlọ́run ìsìn nǹkan mí lẹ́yìn ọlọ́run kò gbọ́dọ̀ kú lọ́rọ̀ mùsùlùmí inú tí a fi mọ̀ pé ní èyàn jẹ́ mùsùlùmí gidi òun ni pé kó má bẹ̀rù pé kí n má ṣẹbọ sọ́lọ́run kí má ṣe nǹkan mí lẹ́yìn ọlọ́run ní títorí pé annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ni inna qulubal ibadi bayna usbu'aini min asabi'ir rahman yuqallibuha kayfa yasha annabi la rí ọkàn mùmìnì ọkàn gbogbo èèyàn náà bí ìgbà tí ń bẹ láàrin ìka méjì nínú àwọn àka ọlọ́run ìsìbáàtù pé ọlọ́run lóhun nẹ́ka ọ̀rọ̀ tàwíìdùnù bó nìka tọ́lọ́run ti wá rí èmi ọ̀má ìwọ ọ̀má àmìyàn ọ̀gbọ́dọ̀ wá tú kéwú débi pé ń gbèyàn ti nẹ́ka àwọn ọ̀ká ti jẹ́ pẹ̀lú ọlọ́run èwo gẹ́gẹ́ bó ti wà ní sọ́rọ̀tùl fatihi náà yadullahi fawqa aydihim ẹ̀dàkùn àkídà àwọn sọ̀hábí annabinu o àkídà gbogbo àwọn àyímanu o abu hanifa malikun shafi'i ahmad gbogbo wọn bí wọ́n bá gbọ́pọ̀lọ̀ lóhun ní nkankan àwọn èjìyàn rẹ̀ ẹnu tí àwágbà láyé kọ́dà wà láàmú táwọn ọgbà láyé ni pé la yas'aluna anil la yasaluna anil kayf bó ló ti wá rí ǹ hmm, kọ̀kan wá torí pé ààrí ọlọ́run rí kọ̀ wá strange kẹni tààrí rí ká má mọ̀ bọ́yọ́ ga ni bóyó kúrú ni bóyó pupa ni bóyó dúdú ni ńgbàtí ń rí rí àmọ́ ń gbọ́dọ̀ pé kò sí nítorí pé mi ò ṣe kíni nítorí pé mi ò rí àti sàlàyé eléyìí fúnra wa ní dárúsù tó lọ bọ̀tí ń ta fẹ́ lò ni pé musulmi kò gbọ́dọ̀ ma fọkàn balẹ̀ pé a ń bí àwá bá dé yìí ẹbọ bó ń bí àwá makéwú dé yìí síríkù ti jẹ́ bẹ́ẹ̀bà tí ẹ̀wà se wà sí mọ́sẹ̀bọ irúwa lẹ́ẹ̀sẹ̀ fún à kọ̀dá o inú tí musulmi gbọ́dọ̀ ma bẹ̀rù òun ni pé sọ́lọ́n ti fọ̀nà mọ̀mínà ọlọ́mọ́tún jẹ́ ń sinà pàtàkì jùlọ lọ́nà síríkù

ọlọ́ndàkùn gbé wa jìnà sẹ́bọ àná àbúdá al'asìnà ọlọ́mọjá forí kanlẹ̀ fó sàtàbí lọ́bọ̀ ta ní bẹ̀lọ́hun yíò kọ bẹ̀rù ní pé kọ́lọ́hun ọsọ́hun bẹ́ alkhaufu mena shirk torí náà ẹ̀dàkùn inú tọ́mọ èèyàn ta gbọ́dọ̀ máa ma òun ni pé èyí jọ rẹ̀ lójú débi pé àwọ̀ kéwú lọmọdébẹ̀ ni ẹ̀sìn lọmọdébẹ̀ ni kò sí ìtó tó tà nẹ́bí ibrahim alayhi salatu wasalam kò sí ìtó tó tà nẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam inú àdúwà tà nẹ́bí náà ma rawọ́ sọ́lọ́hun sàdúwà ní pé allahumma ya muqallibal qulubi thabbit qalbi ala din annabi no sallallahu ojú ọ̀nà ìsìláàmù yìí gbogbo eléyìí ní ń tọ́ka pé a sí alkhawfu mina shiriki inú ròyìn mọ̀mìnì ni o ọ̀rọ̀kọ̀rọ̀ ní kíyà gbà ẹ́ẹ́sẹ́ bí ẹ kí ó dé yìí ní gílé ń bà yín lẹ́rù ń pa ṣíríkù ẹsẹ̀ àwọn kan ti yẹ lọ gbáà ọlọ́mọ́jẹ ti wọ́ yẹ ni o bẹ́yàn tanra ẹni nílẹ̀ yóò bá ni pé gbogbo àdúwà lọ́lọ́run máa gbá àmádùá nìkan ọ̀rọ̀ àwọn nǹkankan ọlọ́run sí lóhun ní súnnà tóhun bóhun tí ṣe tóhun nù kò ní yí padà wà lan tajida li sunnatillah tabdila tahwila ọlọ́run ní bí èyàn ọba wà lìjánná kọgbọ́lọ́n gbọ́ kó kírun kó sàdúà kó yọzà gbogbo ẹni ọba sì ṣe nǹkan báyìí in tí múyàn wọná ní in tí múyàn wọná ní ìyàn bá kí àdúrà mẹ́lẹ̀ jí wọ́n ń se gbé ọlọ́mọ́sà sí ìlọ́mà àlìjánná in sì ń wùwà aná sí yọ́ wọ̀ kò ní wọ̀ àgbọ́dọ̀ ẹsitéètì láti wì súnà ọlọ́run iṣẹ́ ọwọ́ yàn ní mú ní wọ aljanna iṣẹ́ ọwọ́ yàn náà ni ó sì gbé yàn wọ iná ló fi jẹ́ pé bí yàn bá ń bẹ̀rù ṣíríkù ó gbọ́dọ̀ máa ẹni tí ń bẹ̀rù ṣíríkù òun làwọn alfáà padà kánú tíra iná pé kọ́dà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam himat inú tàà nẹ́bí se ni pé bígbà tí yàn ń rọgbà dítà òhìdú ànẹ́bí ó tún ma wá lé àwọn èèyàn kú ò pé ẹmọ́ súnmọ́ síríkù bè lè pó se gbogbo àwọn ọ̀nà tí yàn bá mọ̀ pé yọ́ ma súnyàn mọ́ ìmú nǹkan pọ̀ mọ́lọ́ yọ ma padà mẹ́mí rẹ lọ bí pé kò sí nǹkankan ká mú nǹkan pọ̀ mọ́lọ́un yá ẹ̀yàn bá gba nǹkan lọ́wọ́ lọ́ àbíbò lọ̀rọ̀ rọrùn yọ́kọ̀ kẹ́yìn sọ́lọ́ náà kọ́ wá kọjú sí èyàn sì ń gbọ́ gbogbo eléyìn ń sì ń wọnú ọkàn o ara ń tẹ́yìn ó se ọbáwọn pọ̀ fẹ́ sá fún ṣíríkù

annabi nínú tí yóò fi mọ̀ pé halawatul iman pé yàn gbádùn imani tí imani ó dín tí yàn ọmọ gbádùn gbígbà tí yàn lá sweet kí là annabi júwe inú nǹkan mẹ́ta tá annabi júwe sallallahu alaihi wasallam annabi ni wa an yakraha an ya'uda ila al-kufri kama kama yakrahu an yuqdhafa fi an-nari بعد أن أنقذه الله منها الخوف من الشرك kó kórìíra gbogbo ọ̀nà náà jẹ́ wọ́n hàn pò kórìíra ara pọ̀ ń bẹ̀rù ẹnu ẹ má fi lọ mí o gbà sí bí kẹ́ẹ̀kan tọ́kí nílé ní ọlọ́run ọ̀kájò ohun ẹ̀dàkùn àwẹ́ ẹsẹ́ ààrẹlẹ́ yóò ṣe nǹkankan kò ṣe nǹkankan kò ṣe nǹkankan náà ní padà máa di nǹkan tí wọ́n ń wí fún wa nù ọ kórìíra ọ̀bẹ̀rù ó sì jìnà torí pé níyàn bá ń rìn ní bèbè ṣíríkù tí è wọ́ ọlẹ̀ mọ́mọ́ o torí na alkhawfu mẹ́nà ṣíríkì inú nǹkan pàtàkì ni kíyàn ọmọ bẹ̀rù kẹrù ọmọ bàyàn ọmọ takété sí ọmọ jìnà sí márùn ẹgbẹ̀ẹ̀gbẹ̀ rẹ̀ bẹ̀lẹ̀ pọ̀ wà sí sí kó sínú ẹ̀ eléyìn ni báàbù tàfẹ́ kélò ni wà ta'ala ẹ̀rọ̀rọ̀ ọlọ́run ọba ara tí yàn fi mọ̀ pé kíyàn bẹ̀rù àti ṣe ẹbọ àti dá nǹkan pọ̀ mọ́ ọlọ́run ara tí ó jẹ ọmọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọlọ́run tó ní inna allaha la yaghfiru bá gbá ọ̀nà bẹ́ẹ̀ sẹ òun ọlọ́run ọ̀rọ̀ àánà ọlọ́run pọ̀ aláfò alámójúkò lọ́lọ́run ọlọ́run ní kírò ẹni bí ọ gbàgbé ẹ gbàgbé àánú ọlọ́run pọ̀ gbàgbé ọbẹ́ ní lóòótọ́ àánú rẹ̀ pọ̀ àmúláàánú ò ní débẹ̀un aláforíjìn lòun àmóhun tí ń kìlọ̀ fún ọ nísìn pé àforíjìn wọn ò sí ni ṣeríkùn kódò olúwa tún wa ní kẹbà mọ̀pá náà mẹ́pọ̀ o aláforíjìnsì ni mí ń sì ń jẹ́ bẹ́ẹ̀ náà o àmẹ́lẹ̀ yìí ni nígbà wọ̀yọ́kfèrò máa dúnà dáálíká lèmàníyàṣì ẹ̀rí gbogbo nǹkan mi lẹ́yìn eléyìí tí mo ní ń gbà yìí yọ́kfèrò òun lè forí jìyàn lèmàníyàṣà fẹ́ni ọba wù lèmàníyàṣà ọ̀sẹ̀ lọ́n lóòtọ́ ó sì fi lọ bá ọlọ́run ó fi kú kò túbá kò jáwọ́ kò ń bẹ́ bọ́ bá ṣe pé ṣíríkù ní inna Allaha la yaghfiru àyà Kùránì ni o ọlọ́run fi rán nẹ́bí bẹ́ o sallallahu alaihi wasallam ó fi pè mí rẹ pé al-khawfu minash ìntẹ́yàn bẹ̀rù òun ni ẹbọ ìntẹ́yàn sá fún epo morù oníyàngí má bá òní síríkò tọ́ sàáyẹnyẹn pé ẹ̀dàkùn ẹ̀dà má gbẹ̀yìn ọdọ́nà yàáyìn òwàwé ọ̀rọ̀ gbàkẹ́ o lé tó bá hùn o lè jù bẹ́ẹ̀ lọ o torí pé ìgbàtọ́lọ ní eléyìí nìkan lẹ̀sẹ̀ tíyàn bá bá wá bóhun ọlọ́run ọba gbàgbé pálà nú lòun gbàgbé pálà lòun ọlọ́run sì ti rẹ̀ inna allaha la yaghfiru an yushraka bihi kẹ́yìn o mọ́rogún pẹ̀lú ọlọ́run kò pè nǹkan míì lẹ́yìn ọlọ́run kò gbára lé nǹkan míì lẹ́yìn ọlọ́run gbogbo tí ń jẹ́ ṣíríkù àmá o wa yaghfiru ma duna dhalika liman yasha ẹ̀rí gbogbo nǹkan yòókù tó kù tí ó ti tó ṣíríkù tí ó jẹ́sẹ̀ olúwo ní pé yẹ́ ìtúnmẹ̀ ní pẹ́sẹ̀ ẹ̀sẹ̀ àtẹ̀sẹ̀ ìkọ̀sẹ́sẹ̀ kan tó kéré gbogbo tíyàn bá ti ń takòtò ọlọ́run ní ìsẹ̀ lọ́run àmẹ́nu tọ́lọ̀n jẹ́ ó dáwà lójú ni pé gbogbo èyí tó bá kù tí ọba ti tó ṣíríkù yìí òun lè yá fíyàn lè máa ń yàṣà ibi ọ̀rọ̀ wà nù fún ta ní fẹ́ntọ́ bá wù ú bóò torí kí ṣe tọ́ ni ọmọ gbà bí ìwọlé kọ́ máa máa tààyàn pé wọ́n ti lọ́lọ́run máa forí jíyàn ó ní lèmán lèmán yàṣà ẹni ọba wù ún tí ó wà wù ọlọ́run kò ní wù ọmọ òun ní pé tó pé èèyàn náà ni pé bọba ti lágbára ma jẹ̀nà sẹ́sẹ́ bọ́yára tí ó dìtámi lèmán yàṣà ù náà nù bọ́lọ̀ díẹ̀díẹ̀ àìmọ̀ rìn kí èrí ọmọ mi ni ọ̀rọ̀ rẹ̀ olùjẹ́gbẹ̀yàn ni ó dìtàmì lè máa ń yẹ̀ṣà àmọ́kíyàn ọmọ jẹ ni tí làwọn alfáà máa kìlọ̀ fún wa pé hayatul muslim ẹ̀rísẹ̀mí musulmi bẹ́yìn alkhaufi wọ́rọ̀já mẹ́yàn bá fẹ́ gbánu ayé gẹ́gẹ́ bí fi ìyẹ méjì fò mọ́jẹ́yẹ kan kán o mọ́kàn bá ti kí ni ìyẹ méjèèjì alìkáòfú wàrọ̀já ọmọ bẹ̀rù ọmọ bẹ̀rù ọlọ́run alìkáòfú mínà shirk mọ́ wà jẹ́ bẹ̀rù rí ọgbọ́ débi pé ó wà se ìsá àtò dọ́nì yàdúnnú na bèláhí dọ́nà sọ́ù ọmọ wà rò èrò bú sọ́lọ́run àfi bí i pé ọlọ́run ò ọwà ma ní kíni àrọ̀já àrọ̀já pé à tọ́ ìgbà ṣe dẹ́ta lágbára mọ̀ yí ọlọ́run ọ̀sánú wa ìyẹ́ méjèèjì tí mùsùlùmí ma fi fóònù tí ma fi rìnà gbogbo ìgbà tí ó bá ti pé èyàn bá ti tẹ̀ sọ́kànnú méjèèjì yìí islam rẹ̀ ọ dàrú òun làwọn afá ní man abadallaha bil khawfi wahdahu kana haruriyan ogbẹni ọba ṣe pé ìbẹ̀rù ìbẹ̀rù nìkan ní ọmọ ló fi mọ ọlọ́run irú wọn ni wọ́n ya àwọn kàwárí jù gbogbo àwọn ẹ̀rí tẹ́rí tí ń pààyàn nù mọ́sálásí pé bí n jẹ kírùn náà kèfèrí ni gbogbo líle kòkòkò tọ́lọ́run ọ̀ràn wọn tàà nẹ́bí ọ̀ràn wọn ni gbogbo ẹni ọba ti se pé ní ya'budu Allaha bí bilkhawfi wahda ọgbọ̀n tí ẹ rí tí ń lè kòkó láwọn ọ̀nà kan tọ́lọ́wọ̀n ní a lè tọ́lọ́wọ̀n ní kẹsìn ò lè débẹ̀ ìtúnmẹ́ àwọn alfáà ti diagnose wọ́n ní ìtúnmẹ́ ní pé ń rí ọlọ́run nírí ẹni tó lè jẹ̀yàn yà ní kò rí nírí ẹni tó lè kẹyàn àmọ́ bẹ́ ọmọ ní kíyàn wà láàrin méjèèjì ọbẹ̀rù ọlọ́run ẹsẹ̀kẹsẹ̀ yóò sì tún máa rán rẹ̀ létí pé wàhúwà arhamur rahimin ẹni ọba se pé ní tóhun ma ń pọ ọlọ́run ni pé a ọbọ̀ ń kẹni ni ó di zindiku ni ọlọ́run òróró ẹ̀bá wé léyìí ọlọ́run òróró ẹ̀bá wítọ̀ òun ọ̀tí ẹ̀rán tí pọ́lọ̀n níná jí máa fi yàn sí kọ̀ọ̀rán tí pọ́lọ̀n ròyìn ara ẹ̀ pé ṣẹ̀dí dúlẹ̀ ẹ̀kọ́ pé bóun bá gbáyàn mú tóun fẹ́ jẹyà ìyà tó lé ní o àmọ́bọ́lọ̀n bá ní kíyàn wà láàrin méjèèjì ń yọ bẹ̀rù ọlọ́run síbẹ̀ náà ìbẹ̀rù rẹ̀ ò ní gbé débi kóró èrò bú sọ́lọ́run pé áá mo se wímbì kan bí ìgbà tí èyàn wọ́ ọlọ́run wọ́ ọlọ́pàá pé ìsàn sọ mi ni mo se tún sáásásásásá iná àgbà tó gbá mú àà ọlọ́run èsè bá wọn wàhúwà arhamur rahimin àmìyàn gbọ́dọ̀ fi torí bọ́ bá tún ti fi púpọ̀ sẹ́gbẹ̀ arhamur rahimin orí ọlọ́run fi báwọn kan ti rí fín lónìí tí gbogbo ẹ̀ náà ti kíní àti kejì ibi ìbínú ọlọ́run ní ọ̀padà já sí ọlọ́run kò má bínú sí wa torí náà ìtumọ̀ olúwa ò ní ìtumọ̀ rẹ̀ ní pé ni tó kú tí ò túbá gbogbo ẹ̀ṣẹ̀ tí yàn bá túbá kọ́dà bó ṣe ṣíríkù ọlọ́run ó forí jìn o inna Allaha la yaghfiru kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni pé tó fi lọ bọ́lọ́run kò túbá wa yaghfiru ma duna dhalika liman yasha ìtumọ̀ náà ni pé àwọn ẹ̀ṣẹ̀ míì tí ò tó ṣíríkù yìí ó bíyàn bá ti túbá àtà ìbò mínà zambi kàmánlá zamba láhù ẹni ọba túbá kò ń bí ẹ̀ṣẹ̀ ìntànẹ́bì kọwa tó jíṣẹ́ fún alátọ́dọ̀ ọlọ́run ni pé kàmánlá zamba láhù bí ìgbà tó lẹ́sẹ̀ mọ́ni pọ̀bá ti ronú pìwàdà tó túbá ní tí kèése tútúbá gúnnugún àwọn àgbàlagbà tí ma wílẹ̀ yóòbá yẹn ọkàn irò tútú bá wọn ò ní túnmà àmọ́bìyàn bá túbá àwọn alfáà ká wọ́n ní kí ni májẹ̀mú tútú bá àkọ́kọ́ májẹ̀mú tútú bá ni annádámú alamafat kólú orí ọpọ̀ ọbanújẹ́ ọkábàmọ̀ pé ah kí wọ́n plé bọ́lá ipé wọ́n rìkọ́ọ̀dù rẹ̀ kí wọ́n plé rẹ̀ fún ọ kí wọ́n náà sì dorí kòrò ah èmi náà ní ìtúbá náà àmẹ́yàn túbá wọ́n ah gbàtàwọn fi ń nígbà táwọn fi ń ṣe kinní kan ó tún máa fi èyí wọn ò túbá o àkọ́kọ́ májẹ̀mú túbá ni pé Ọlọ́run gbọ́dọ̀ rí lára rẹ pé tandamu ala ma fat ya èmi náà mo sì ṣe gboru nǹkan báyìí kódà bí wọn ká fún ọ náà máa fi làákà ìrẹ náà ká èmi náà mo parọ́ báyìí èmi náà mo ṣe wàláàzmú aláàdàmì al'aud kọ wá ní àdíọ́kàn tó rinlẹ̀ pé lópin ìgbà tí ń bá ń bẹ láyé o ìní padà sí bí kìíní ìmá ọlọ́ngbọ́dọ̀ rí yíun lára ẹ o èyíun làwọn àfáàfí ma pé mọ́tù bá gúnnogún ọ̀n túbọ̀ gbọ́dọ̀ bá nújẹ́ lórí èyí tó ti lọ kó sì fọ́kàn rẹ kó rinlẹ̀ lọ́kàn rẹ pé pẹ̀lú ògbọ́ ọlọ́run ní padà sí di ẹ̀sẹ̀ yìí máa ẹlẹ́ẹ̀kẹta bíyàn bá wá ní méjèèjì ọwá dákẹ́ gbangidi kọ̀pọ̀lọ́hun foríjìn mi la yaghfirullahu lahu ọlọ́run ní foríjìn àrí àbítọ́ bá gbọ́ sábẹ́ kí ni liman yasha dandan ni kíyàn tọrọ alistighfar ó lè máa jẹ́dẹ̀ lárúbáwá gbogbo èdè tó bá yíọ ọlọ́run foríjìn mi ọlọ́run mo túbá astaghfirullah wa ọgbọ́dọ̀ ọlọ́run gbọ́dọ̀ rí pọ́ ọbẹ̀ lọ́run ọbẹ̀ wọn pé kóhun ọ́ kóhun òfòrí jìn ẹ̀rí mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹrin òun lè kún ó sì lè má kún òun ni pé ìrìn ẹ̀ṣẹ̀ oríṣi méjì ni ìmá kó pé ẹ̀ṣẹ̀ tó ọ̀ṣẹ̀ yí láàrin wa tọ́lọ́n nìkan ni kò ní tẹ̀dá kan nú tó bá ipérú ẹ̀ṣẹ̀ báhùn ni bọ́ bá ti pé mọ́jẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yìí alhamdulillah ọ̀bánújẹ́ lórí ètò lọ o sì ní lẹ́mí pé o ní padà síbẹ̀ ma o sì tọrọ àforíjìn pé kọ́lọ́run ó foríjìn èyí ò tán síbẹ̀ wọn àmẹ́rí ẹ̀sẹ̀ tó bá ní ẹ̀tọ́ ọmọ ànẹ́bí adama kan nú kọ́dà bí ọjọ́ ọmọ ànẹ́bí adama náà gbogbo bá se fún àfi kí ọ wá bí ó ti ṣe kíni ìmọ̀ ọ̀nà méjì ni tọba ìpẹ́tọ̀ rẹ̀ kan lọ gbà kọ̀ọ̀dá ẹ̀tọ́ yẹn padà ṣẹ̀ríbẹ̀yàn bá se ẹlẹ́ẹ̀kẹrin yìí ọlọ́run ó forí jẹ́ ọ láàrin ìwọ àti ọlọ́run àmọ́ bó bá dọ̀un tóun bá lóun fẹ́ gba ẹ̀tọ́ tóun astagfir rẹ̀ ọ̀ràn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àfi kọ yọ́kù nù nǹkan tí ẹ kọ lọ kò fún ìbéèrè ma wá wá pé àà ah, ìfẹ́ wọn mọ̀ pé mi mo se orísìírísìí ọ̀nà lèyàn fi dáǹkan ní nǹkan padà tí ó bọ̀ bá ìṣẹ̀rí ò pé dandan kó tó àsírí ààrẹ kódà ká ma bà sírí ààrẹ ní islamu fẹ́ man sátara musliman sátara hullahu yawmal qiyamah inú ròyìn dáadáa ní kéyìn orí mùsùlùmí kó sì bà sírí ẹ̀ pẹ̀lú àìdá tó sẹ̀hún náà pé bí wọ́n ti sẹ́rú ẹ̀mọ́ ẹbùn wọn lásìrí torí náà kìí ṣe dandan o pé a èyí tẹwà wí ilé èmi ní kí wọ́n lọ bá wọn pé ẹ̀rí kí ní tẹ́ wọ́n jò ní èmi mo gbé o àbí <laughs> kò nídi àmọ́ ọgbọ́dọ̀ wọ́n náà kọ́dà mọ́mọ́ kí nǹkan yọ́ sá bọ́bá jówó lápẹjúwe ó ti rọrùn nísìn ẹnu obèrè àkánnàmbà rẹ̀ ní kọ́kànrí gbogbo gangan wọ́bẹ̀ òun náà ò ní dá padà yọ́kàn mọ́ àṣìwámẹ́ ah, tó mú a lówó yìí nígbàtí ọba ti rẹ ni ó wá bèèrè rẹ̀ náà na ìwọ́ ti bọ́ kú ní ọrùn kọ́dá àwọn alfáà sàlàyé débi pé bẹ́ni náà bá mọ́ lọ bèèrè àwọn tó lọ bèèrè àwọn tí ogun rẹ̀ so pé ah, owó àwọn náà wọ́n ní bí àwọn alájí wọn ní owó yìí ọlọ́run ọkàn pé kí n jọ tẹ̀wọ́n lọ́wọ́ tí n ò fi sí mọ́ ni ó ti tán bọ̀bá ti gbé bọ̀bá ti mọ́ ẹ̀tọ́ ohun pẹ̀lú ẹni ọ̀nà àmọ́ gbọ́dọ̀ dẹ́tọ̀ ẹlẹ́tọ̀ padà ọ̀nà kejì wá ní bíyàn ọba ní ẹ̀tọ́ tí ó dá àbí láwọn ẹ̀tọ́ tí èsẹ pé tó ṣe dá padà ẹni tó lọ parọ́ mọ́ ẹni lọ jẹ́rí ègéǹsì rẹ̀ ní kọ́ọ̀tù tó sì mọ̀ pé rọ́ ni wọ́n sì mú wọ́n fi ẹwọ́n wọ́n jẹ yá àfi kí ọ lọ bá pé o ti túbá o ẹ̀dàkùn ẹ̀foríjìnmí ìsìláàmù sì wá níwọ̀ ardi yarhamukum man fis sama olúwa ní ẹ máa ṣàánú ẹ̀yin ara yín lórí ilẹ̀ kẹni tí ń bẹ ń sánmà náà bá ṣàánú ẹ̀yin náà àmìyàn gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ o ní tó bá jẹ pé ẹ̀ṣẹ̀ yìí ó ní ẹ̀tọ́ ẹ̀lẹ́ kọ́dẹ̀ ní tó bú kọ́dẹ̀ ní ọsọ̀rọ̀ ẹ̀lẹ́yìn ya ẹ̀dàkùn ẹ̀yọ̀ndà mi kọ́dà bọ́ fẹ́ sọ detail pé ah, mọ́ sẹ̀yìn láwọn ẹ̀ṣẹ̀ kan mọ́ fẹ́ kẹ́ ẹ̀yọ̀ndà mi ìwà dáadáa ti musulmi ni pé ọlọ́wọ́ ya fi gbogbo wa wọ́n náà máa wà á sọ yíò dín tí ò ní jẹ́ kọ́ fẹ́ tú bá mọ́ torí náà eh, ìrìn ẹ̀sẹ̀ bó ti rínù gbogbo ẹ̀sẹ̀ tí ọba ti lẹ́bọnú olúwa ní lèman yàṣà òun lè forí jíyàn àmọ́ o lèman yàṣà wọ̀ kọ́va ẹ̀tọ́ ọmọ ànábì adama òun nìkan ló lè yọ̀ndá nkẹ́ẹ̀ bọ́bá yọ̀nda fún ọ alhamdulillah bí ọba yọ̀nda àfikọ̀ ọ̀dá padà fún bíbẹ̀ ẹ̀kọ́ annabi ti sọ ń tí yẹ ìsanrú ẹ̀ sallallahu alayhi wasallam lalkiyama kọlọmọsíwá minal muflisin láyé ń bí àti lọ́run nkankan tó ń bẹ tó yẹ ká clear lára liman yashawi eléyìí náà ní ọmọ gbọ́n táwọn alfa ń wíyé pé kéèsí gbogbo ẹni tí ó dì sáàfù kọlọ̀wọ̀ jẹ níyà òun náà lọ́lọ́un gbọ́dọ̀ jẹ níyà àwọn ohun mọ́ ní ma wíbẹ̀ ẹ̀hùn ti wí fún yí ń bí rí hmm? al-khawarij wal àwọn ni wọ́n ní kọ́ídà tí wọ́n ń pè ní al-adilu kí ni adilu lọ́dọ̀ tí wọ́n yajibu ala Allah ìbọ́lọ̀mbájú ló wọ́n jẹ́ yà ọgbọ̀rọ̀ jẹ́ ní ọ̀rọ̀kọ̀rọ̀ ní o bẹ́ àdánwò gẹ́gẹ́ bí lẹ́kṣọ̀ ta gbọ́lò ní ọlọ́nkọ́ mọ́sá àsán Sheikh Imran ní ẹlẹ́ alẹ́sàn dáadáa gbogbo ta ń wí yìí èbó kí wé kọ́ o inú kí lẹ́yìn ó ti ká inú tíra náà ní tí ó sọ́yànnù tẹ́yìn ó tó máa ká nínú tíra onígbẹ́ dákun ẹjá súnmáwọn alfa súnnà mẹ́yàn bá rí tíra kan pé síyàn máa kàrú tíra báyìí kọmọ ìgbé tíra tí ó bá yéèyàn àti àmọ́ta fẹ́ sọ bí ní pé inú tí ọlọ́run fi ń sọlá òun ni lè mọ́ yẹ̀ṣà pé ẹni yóò yẹ kún wọ́n jẹ́yà lóòtọ́ máa lọ àjọyà mọ́ lè mọ́ yẹ̀ṣà torí túnmẹ̀ ń rí pìtì ẹ̀túnmọ̀ áyà yìí ni pé ni tí ò túbá tó fi lọ bọ́lọ́run ọsẹ̀ lọ́run kò sì sé kíní kò sì túbá olúwa ní síbẹ̀ náà yẹ́gùfẹ́rú lè mọ́ yẹ̀ṣà tó bá wù wọn òun lè pé kọmọ lọ tí ó sì sẹni tí ó mú sí pé ó se ní ọmọ lọ òun ni àwọn àfáà máa pẹ̀ nínú sóòsó alwaid pé àwọn násù tọ́lọ́run ti sàdéhùn ìyà ẹnibáyọ wọná ẹnibáyọ jẹ̀rú ìyà báyìí ìtúnmẹ́ ní pé bọ́lọ̀ bá se bẹ́ẹ̀ fún ọlẹ́tọ̀ ọlọ́run ò dhalika liman yẹ̀ṣà oníbẹ̀bá kanú tíra tàwíìdì làwọn àfóòfi pé ah gbogbo ẹn tó bá ṣe ń tí ọlọ́run ọba ọ̀fẹ́ o amúrùhú ilallah amúrùhú ilallah ọ̀rọ̀ rẹ̀ só ti kúná ọ̀rọ̀ rẹ̀ dọ́dọ̀ ọlọ́run ìṣáà àzábàhú wà ìṣáà àfáànù bọ́bá wọlọ́run àjẹyà gẹ́gẹ́ yóò jẹ ń yà dèdè ẹ̀sẹ̀ tó se wà ń ṣáà àfá ànìhú bọ́ bá sì wọ́lọ́un yóò ní ọmọ lọ torí náà eléyìn ni mazhabu ahli sunnati wal jama'a fi tafsiri nususi alwa'id fi tafsiri nususi alwa'id wa al-khalil ìyẹn ni pé ààyò yóò bá ta lè lónú ọ̀rẹ́ ààyò ojú ọ̀rẹ́ lásán lọ ẹni ọlọ́run fún nípò bẹ́ẹ̀ òun annabi ibrahim aléhì sọ́látú wasalam àti annabi wa muhammadun sallallahu alaihi wasallam torí pé bẹ̀ẹ̀nu hadithi bẹ́ẹ̀ pa annabi ní bọ́bá pé yìí mú khalilu kannú yìí ni annabi sọ fáwọn sọ̀hábà bẹ́ẹ̀ látàkásù ọba jọ́rẹ̀ ayò mi àmọ́rẹ̀ ayò ọlọ́n ti mú mi ní ọ̀rẹ́ ayò rẹ̀ ni ò jẹ́ ń lè mú abúbákìrì ní khalili àmọ́ bàbá ìtìláàkù khalil ètò gbajúmọ̀ ní pé annabi wa ibrahim bàbá ńlá wa ibrahim aléhì sọ́látù pé ọ̀rọ̀ ọlọ́run tí olúwa fi ṣe hikaya tí annabi ibrahim sọ torí pé gbogbo harafi kọ̀ọ̀kan tí ń bẹnu al-Qur'an il-Karim kọ́dà bọ́lọ̀ ń bá ní annabi ibrahim lọ sọ ńgbò jí wà nú al-Qur'an wọn ọ̀rọ̀ ta ní ọ̀rọ̀ ọlọ́run ni o torí wajnubni wa baniyya an ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ fún annabi sallallahu alaihi ló wí nípìlẹ̀ òun annabi ibrahim ọlọ́run sọ fún annabuwa muhammad sallallahu alaihi wasallam ìran annabi létí in fi ń rán èmi pẹ̀lú rẹ̀ náà létí wípé rántí o ìgbàtí annabi ibrahim alaihi salatu wasalam ti ń sàdúwà báyìí pé òjìnúbu ní wàbàníyà anna abúdal asna ọlọ́ndakùn gbé mi jìnà tàmí ń kété èmi àtàwọn ọmọ mi mẹ́jà sẹ́bọ́ mẹ́jà bọ́ọ̀sá o annabi ọlọ́run ní bẹ̀lọ́n bẹ́ àti sàlàyílẹ̀ kan pé inú àdílà pé èyàn máa bẹ̀rù ní o musulmi è e jọra rẹ̀ ní ojú pé a gbí àwà bádé yìí o ti kọjá kọkọjá o ọlọ́nkọ́ mọ́ jẹ́ ọ̀rá padà sí ibú a sì ti rẹ́ examples tó pọ̀ náà láyé lónìí náà nípẹ̀rọpẹ̀ ní tó bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa ní se súnnà nígbà bá sì padà yá inú tíra kan náà ní ọkà tí ó fi sọnù so ọlọ́nkọ́ dákùn kọ́ mẹ́jà sọ́nù torina annabi ibrahim alaihi salatu wasalam oní rọ́bà wàjínúbù ní wàbàníyà annáàbùdal asnam àwọn alfáà ni wà mẹ́n yá mẹ́nul bàlá min báàdì ibrahim ta ni ọ wà lẹ́kan rẹ̀ ọ balẹ̀ pọ́lọ́hun lè dánwò wò báàdà ibrahim lẹ́yìn ta annabi ibrahim ti ṣe rú àdúrà yìí àfẹ́ tí ọ bá tán rẹ̀ lókún ọlọ́nkọ́ má jẹ́ kí ara padà sí ìbú àmà ìdákan ìjáwà náà ma mọ̀ pé inú àṣà dáadáa ní kí mùsùlùmí bó ti lè wù kí mà rí ó tó bó ti lè wù kí kéwù rí ó tó kọ ma bẹ̀rù mẹ́nà ṣírkì a sì ti sọ àwọn tí ma bẹ̀rù tí ọ ma mú lọ ni pé wọ́n náà ma tarẹ̀ ń kété ma kórì rẹ̀ mẹ́jẹ́ ó súnmọ́ márìn ní ẹgbẹ̀ẹ̀gbẹ̀ rẹ̀ kọlọ́nkọ́ sọ ìmì àtẹ̀yìn ẹ̀túnwò nù haditha nabuwa muhammad sallallahu alaihi wasallam akhawafu ma akhafu alaikum ashirkul asgar anabi ni e tí ń bà mí lẹ́rú jù idha kana nabi sallallahu alaihi wasallam yakhaf bá nabi bá ń bẹ̀rù níwò ní bẹ̀rù lèmi ò ní bẹ̀rù akhawafu ma akhafu anabi nẹ́rù tí ń bà mí jù fẹ́yìn àwọn owó la nabi sọ̀rọ̀ ń náà àwọn tó ju èmì àti wọ́lọ́ ń pọ̀ ọ̀rọ̀ imani ni o òun làwọn abubakar siddiq àwọn umaru àwọn usman àwọn aliyu àwọn sahabi annabuwa muhammad radwanullahi ta'ala alayhim síbẹ̀ na annabi ni e eh, akhawafu ma akhafu alaykum ashirkul asgar in ti n bẹ̀rù jù fún yín òun lẹ́bọ kéèkéèké àsìnrìn ẹbọ ẹbọ ńlá ń bẹ ẹbọ kékeré sí ń bẹ ìtúnmọ̀ ìtẹ́bọ̀ fi jẹ́bọ̀ ńlá ẹbọ kékeré ni pé gẹ́gẹ́ náà ni kúfúrù ìṣẹ́kẹ̀fẹ̀rí èyí tí ń túnmọ̀ pé èyàn mú nǹkan pẹ̀lú ọlọ́run lógidi ń pè nǹkan mí lẹ́yìn ọmẹ́tọ̀ ó gbé e fún tó lè yọ islam kìí ṣe pé ká fojú yẹyẹ rẹ̀ gbà ẹ̀bí wọn ní ẹbọ kéèkéé ni ìtúnmẹ̀ ni pé bẹ́yàn bá tètè tó bá tètè sògùn ẹ̀ kò ní gbéyàn lọ débi àṣíríkú al-akbar àmọ́ bẹ́yàn bá gba àṣíríkù lásgárù láàyè tí ń bímọ tí ń yẹ́yìn sí ọ̀nà padà dí wọ́n bí annabuwa muhammad sallá pé à ah, kí ni nǹkan náà kọ́ọ́lá àríyà annabi ní karimi èyàn wọ masalasi nísìnyí in ti ń kírun rẹ̀ jẹ́jẹ́ ngbà wá gbọ́pàwọn èyàn kan lẹ̀kùn wá tún dòódó àbí ń kéwú jákè náà ni ọwá bẹ̀rẹ̀ sí dùn tí ó dùn tẹ́lẹ̀ ní ìrètí pé kí wọ́n mọ̀ pé ń kírun karimi náà nù ìmà karimi àbíká gbọ́mi gbogbo ẹ̀ náà lọ bó sábẹ́ àríyá eléyìí bí ọba ṣe pé ṣe ìtọ́nì ni ọfẹ́ síyàn gẹ́gẹ́ bí ọmọ ànábì adama pé kọ̀sẹ́ni tí ò ní fẹ́ wọ́n yìí pé ọkàrì àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bí yàn bá ti tètè ma gbé à eléyìí ń gbé mi lọ bí tí tàní ń kírun fún ọlọ́run àbẹ́yàn ọba ti tètè kọ́bọ̀ ẹ̀mẹ́rún àṣírùkú al àmẹ́rí tí èyàn bá gba ṣírùkù asgari láàyè bí mo ti wí tí wọ́n ń dàgbà sí tí ń se kọ́dà yóò padà ma wá ní lẹ́mì náà pé torí tàwọn èèyàn láàfin sí ogbón tàà ń se yìí ààrẹ lómi tí ń padà ń sọ jáde pé à kán bá gbá tí wá nífá ogbó mọ́sálásí bí èèyàn bá ti wọ́n ń gbá débi pé ní ọwá bá débi ìntọ́yẹ kó fi sin lọ́hun ní bàádá in padà ń wá ń ní ìrìn lẹ̀lẹ́mẹ́ rẹ̀ kọ́dà bí wọ́n bá bí ó pé bẹ́ẹ̀ ní pé a torí nǹkan báyìí ẹjẹ́ kí n fún ilá pẹ̀júwe kan ńlọrin bí ilẹ̀ nìkan ti sọ kọmíṣánà lẹ́ni kọ̀ mọ́lá ìdá àwọn ará àdúgbò wọn transformer àwọn tó sojú lọ́wọ́ wí mi o àwọn bá ní káwọn lọ kí gbé ẹmọ̀ ṣe wọ́n lẹ́yìn lẹ ṣe táwọn fi rí kọmọ́lá ìdá ní o àmó burú bí títí ma bẹ̀rẹ̀ nù nígbà táwọn kì dáadáa ah ìdákan ah torí tọ́lọ́nkún bí fún yíò <laughs> torí tọ́lọ́nkọ́ o torí ìjọ tí òun ọba nílò yín fún bó òun ọgbọ̀lọ̀mọ́rí yín o yín sì ń rí pí jẹ pé torí tọ́lọ́nkọ́

òun ni pé àwọn tàà nẹ́bí ń bá sọ̀rọ̀ ń jọ yìí alhamdulillah islamu wọn ti jókòó kọjá ẹni tí ó ma ṣe shirikul akbar àmọ́ tó kù tàà nẹ́bí ń bẹ̀rù nípa àwọn nǹkan kéèkèé tẹ́yìn ò ní kàkún yìí kọmọ padà wá dì nǹkan mọ́yínlá lànẹ́bí fi ní akhawafu torí kíyàn mọ́ gbọ́yé ń bẹ̀ pé shirikul asgaru jẹ́ burú lọ àṣẹ́bọ kéèkéé burú ju ẹ̀bọ́ ńlá lọ bẹ́ẹ̀ kọ́ o ìtumọ̀ tó jà nẹ́bí olóhun lọ bá òun lẹ́rù jù ní pé ẹ̀yin tí ń wò tí ń bá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹbọ́ ńlá ó ti yé yín àmá wọn kankan lè wà tí ẹ̀ ní tí mà tó se pé nù ran ẹbọ lòun náà bó ti lè wùgbọ́ jẹ pé ẹbọ kékeré ni الرياء وأن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من مات وهو يدعو من دون الله ندا دخل النار أري لن يشرك الأسكار أواكو كني الشرك الأكبر إليه يون يكون نويسن كني النبي ni man mata ẹni ọba ẹgbẹ́ ń jọ tó inú tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tí èjì ìgbéjúlẹ̀ yẹ́dìnrún mìndúniláhí nìdá ń pè nǹkan míì tí ń fi ń sẹgbé ọlọ́run ọgbẹ̀n tí ó bá ìpé kú ká mọ́ lọ́wọ́ pé ń pè nǹkan mí bó ti yẹ kó pé ọlọ́run ní dán ń fi ń sẹgbé ọlọ́run dákàlà náà ọmọ náà ni ó yọwọ́ náà ó annabi ló wíbẹ̀ ibn mas'udin radiyallahu ta'ala anhu òun lọ́gbà wa ìyẹn ni pé aṣíríkú al'akbar inú tó yẹ kíyàn wá bẹ̀rù bó ti máa bẹ̀rù ṣíríkú al'akbar bẹ́ẹ̀ náà ni ọ máa bẹ̀rù aṣíríkú al'asgar torí pé ṣíríkú al'asgar ewu rẹ̀ ni pé èyàn ò ní mọ̀ tí ó fi máa tí ó máa bímọ tí ó máa yé sí tí ó padà wá gbéyàn débi ìgbé ìbádà tó yẹ ká fún ọlọ́run táwà máa fàníyàn fún èèyàn àbẹ́dà ọlọ́run eléyìí ni kádá padà sí bí n taa wí alkhaufu náà mẹ́nà ṣirki ara tó ma khaufu mo ti fún yí ni pé ọ sá fún ṣirku lásgáru kọmọ bọ̀ débi gini a ṣirku akbar mọ́ pé asgáru lélẹ́yìí eléyìí ò sí nǹkankan asgáru ni bí asgaru náà bá ń pọ̀ yọ padà wá di akbaru ni òun làwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí alimamu ibn abi hatim al-razi ṣe gbáwá an ibn abbas radiyallahu anhuma ara ti ibn abbas ma kìlọ̀ fáwọn èèyàn ni pé bí bẹ́ẹ̀ni ká bá bá ibn abbas tó ní àádúgbẹ́lá náà o hmm. àwọn olè wọn bá dánkan o lawla al-kalb tí ẹ bá ṣe pa jata ní ibn abbas o ní ṣirikun ṣirikun asgar furasi rẹ̀ ṣirikun ọbẹ̀rẹ̀ nú o tí ẹ sa jáhun talaja ibn abbas ọwà tún wọn sí pé sí n tó fẹ́ wí ní pé lájá nlé mọ́jẹ̀ okúbọ̀ láwùlọ́lọ́ thumma al-kalb láwùlọ́lọ́ thumma àti ìbá se tọ́lọ́run lẹ́yìn náà pé ọlọ́run ní alájá ó ti tán ó ti mọ̀ ní ajọ́ pé àà tí ẹ bá pé orí driver yẹn pé mọ́tò yẹn ọba forí lági ní ta ni dírẹ́fà Ibn Abbas fúwá láà pé àwọn kẹkínkìnkín àṣírùkù ibi títí bẹ̀rẹ̀ nú o òun náà làwọn àfá wọ́n tún kí wà lọ pé ní ọlọ́run ò pé ó ṣe àìmóore sí èèyàn àmọ́ mọ́ tí ọlọ́run ṣe mọ́ téèyàn ń ṣe mọ́ fi ròyìn ọlọ́run ròyìn èèyàn wọ́n ní ọmọ pé ní àà alákan bá ń kí àwọn alájẹ́ o bá ń kí àwọn mr kini o tí bá ṣe tí wọ́n ìyàwó ohun tó bímọ̀ ìbáyálìkì àmà ni ọba lọ tí wọ́n àbítọ̀ lọ́hun <laughs> báyátọ̀ òun sanwó ọsibítù rẹ̀ <laughs> àbí bọ́yá ń gbà tí ìyàwó rẹ̀ ń rọbí lọ lódodo òun lọ sáré gbé mọ́tò rẹ̀ kalẹ̀ tí wọ́n fi gbé lọ kò búrú ó jẹ́ káwọn èèyàn mọ́re tó se àmọ́mọ́sà ìmọ́re sọ́lọ́hun àìmáyé èèyàn tí wọ́n fi mọ́tò gbé lọ náà tí wọ́n dé ara ayé èyí wọn ló fi wá pé lọ́ọ̀lọ́lọ́ fúnmá fúlà àti ìbá ṣètò lọ́hun lẹ́yìn náà fúnmá lẹ́yìn náà kọ́dọ̀ gbọ́rọ̀ pé lọ́ọ̀lọ́lọ́ wà fúlà mọ́ pé àti ìbá ṣètò lọ́wọ́ súnmà lẹ́yìn náà gbà àwọn eléyìí mẹ́nà ṣeríkí al'asgar náà àwọn ẹbọ kéèkèé tí èyàn bá fi èsí tó lè padà wá develop tí ó padà wá di aṣírùkùl akbar kọlọ mọ́sà sọ wá ń bẹ̀ torí náà ẹ̀dàkùn ẹjá máa fi èsí tábà máa sọ lẹ́nu kọlọ kí ọmọ jẹ́ká sì sọ الإمام مسلم نابا حديثي وعن جابر رضي الله عنه لا تودو جابر بن عبد الله رضي الله عنهما صحابي النبي جابر أتي ببارك ولهم مسعبا ينسان مجيجي أن رسول الله صلى الله عليه وسلم قال من لقي الله من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به شيئا dakhala an-nar ìtumọ̀ ilé ìta àti wíbọ̀ náà ni pé ogbẹ́ ni ọ bá pàdé ọlọ́run ni pé mata irú ń tẹ́ kan náà man mata wa ya yad'u ìtumọ̀ laqiya Allah náà ni mata ẹni ọlọ́ pàdé ọlọ́run ni pe ya kan ìyẹn ni pé ni tó kú tí ọ̀ yọwọ́ nù ẹbọ àmọ́ ogbẹ́ tó bá ṣẹbọ tó bá ti lóhun yọwọ́ kò mẹ́ kọ́dà alkùránì kọ olúwa kọ ẹ̀gbọ́dọ̀ máa rán létí mọ́ bí salismul fòsókó báadal iman olúwa lọ́rọ̀ burúkú ni kẹ ma sọ fáyẹ̀ gà ẹ̀tọ́ ma sàkózáwà bá bá bá yín ma gbégún ọ̀rọ̀kọ̀rọ̀ ni inú bóhun gan ní ń gbé kọ́mọ̀ jáhùn bàbá rẹ̀ só ti lóhun ò se mọ́ ó ti di musulmi àti di kankan náà torí náà ìtumọ̀ ayà yẹn ni pé man laqiya Allah man mata ẹni ó kú tí ó túbá àmọ́ ọgbẹni ó bá túbá kọ́rà bọ́ jẹ́bọ náà bí ó bá jẹ́ pẹ́rú yíhun ọmọrò ní jọ́gẹ́ mi pẹ̀lú rẹ̀ radiyallahu ta'ala muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣe borí àmọ́ ń gbà wọ́n sì ti túbá tí wọ́n ti láwọn torí náà ìtumọ̀ ayà yẹn ni àdíthì yí ń tú man mata man laqiya Allah la yushriku bihi shay'a dakhala aljanna ẹ̀nà bá lọ bọ́lọ̀n tí ọ̀sẹ́ bọ́ ọmọ aljanna ni àdàpé pé mu'mini nínú dakhala aljanna àdàpé pé gíní mu'mini ni wa man laqiyahu ẹ̀nà bá lọ bọ́lọ̀n yushriku bihi shay'a dákàlà náà yọ wọ̀ná o àdàpé gínú àdàpé pé kèfèrí ni òun lélẹ́yìn kọlọ̀n kí ọ sọ wá ń bí gbogbo ọ̀ràn ṣírùkù àti kékeré rẹ̀ àti ńláńlá rẹ̀ eléyìn náà yóò tún jẹ́ ká kọ yíye wa pé ara àsìké kíwà àsìgbọ́ kéwú asọ́ ní dárúsọ̀ọ̀sù tó sọ̀ọ̀sù ń gbò ní nípa pé ǹjẹ́ bídí àpín àbí bídí òpin nígbà ṣíríkù bá pín kí ni bídí ò ní pín àbí ta ní àìfarabalẹ̀ ká gbọ́ kéwúyé

àtọ́ànù fi násábí wọ́n ni yá àhà kíyàn ọmọ sọ̀sọ́kúsọ sí mọ̀lẹ́bí ẹnìkan tó sì mọ̀ kí ò rí bẹ́ẹ̀ ọmọ alẹ́ nífà rẹ̀ ìtọ́ pọ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ tó sì mọ̀ pé bàbá rẹ̀ àti ya rẹ̀ ló bí wọ́n ni yá àhà kókò kú fún ẹ̀kọ́ ọmọ gbára dálẹ̀ ma bí him kúfù inú àìmóore ni kófùrún dúnà kófùrì ìyẹn ni pé bí kófùrù bá pín tí ṣírí kò pín èwo lè yọ́ wà ara gidi yọ́ wà ká gidi borí bí kìní pé bídí ò pín àwọn alfa àti sàlàyé rẹ̀ láti jọun jọun pẹ̀lú ẹ̀rí kìí sọ̀rọ̀ fẹ́nu gbogbo ọ̀ràn kúfúrù gbogbo ọ̀ràn ṣíríkù gbogbo ọ̀ràn bídáà

pọ̀lọpọ̀ tí èyàn ń gbọ́ lónìí yọ bá nínú jẹ́ ẹ́kàdì ìfẹ́ lómi yóò tún a máa sọ fún yín pé ẹ̀dàkùn wọ́n ní hadithu hassan hadisu tirimidi yẹn ọba jẹ́ hassanu wọ́n ni wọ́n fi hassanu síṣẹ́ igbe àdẹ́bìlẹ̀ ni ọba pàdé ọmọkùnrin ni ṣètọ́ ni tí ń yé sí làkáyàn díẹ̀díẹ̀ nù gbogbo ń tọ́lọ̀ ń sallallahu alaihi wasallam ń tó pé èmi pẹ̀lú wọ ni ká jìnà bẹ̀rù sáfún gẹ́gẹ́ bí báàbù ta kà lónìí kọlọ̀nkọ́ mẹ́sà sí rọrùn bẹ́ fún wa hádà wallahu a'lam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in alaikum salam wa rahmatullah na'am ẹwà gbẹ́mbì náà ọ̀yí tó wà náà tọ́rọjọ́ ti lọ náà táwọn obìnrin bá níbẹ̀rẹ̀ táwọn obìnrin bá níbẹ̀rẹ̀ wọ́n lè kọ́ wà ọ̀ náà hmm. láúlá kèèsè láúlá torí bá ń láúlá ìdáhùn yóò gbọ́yé ní pé láháúlá èyí ò náà ẹja tún se òkò tí ń jẹ́ láúlá wà lákúwátà láúlá wà lákúwátà ọ̀rọ̀kọ́rọ̀ ní láháúlá ولا قوة آه، لولا نعم صلى الله عليه وسلم نعم òun jẹ́ gẹ́gẹ́ bí ànábì àbí <laughs> eh, ala kulli hal lára tí mo wí náà nù àfi kẹ́yìn ọgbà rẹ̀ kó lọ́wọ́ ṣẹ̀tọ́n ogbò ọ̀nà ni ó fi fẹ́ ma díyàn lọ́nà àti mọ̀nà ìbéèrè alákọ̀ọ́kọ́ kí láàrin láúlá àti láú méjèèjì náà lànẹ́bì kọ́ alẹ́kọ̀ọ́ ń parí sallallahu alaihi òun ni eh, ìmọ̀bá ti tún yóò bá bọ̀ tí ó yẹ yín báhùn náà if lédí òyìnbó if ní a bá ní if ìyẹn ni pé tí nkankan báyìí bá se ànábí wọ́n ẹ̀mí pẹ̀lú rẹ̀ ò pé inú tí ó gbọ́dọ̀ ma jáde púpọ̀ lẹ́nu mùsùlùmí òun ní kíní láó ni pé bí nkan bá ti ṣẹlẹ̀ gbà kí bọ́lọ̀ ti ní yóò ṣẹlẹ̀ nù báàbò kọ́dà rí lélẹ́yìn láó ọyàtọ̀ fún láó láá ìtumọ̀ láò ní pé ó débì ìtàn àbó débì kìíní tán lọ wá bá pé ábí kìíní ti rí ní mọ́ wá pé ah tó bá sì jẹ́ pé ọba pé mo ṣe kìíní báyìí ni ò bọ́yá kọ̀ bá ti rí báyìí ó lè ṣe náà ní jẹ́ kádàrà ó lè ṣe báhùn kó lè bá rí báyìí ìtí fa inna láò taftahu amala shaitan anabi níbi yà bá kúndùn láúláú yóò sí lẹ́kùn shaitan fún ibi tí ṣirúkọ ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ náà nù ibẹ̀ náà ní ká yẹ̀wò kò tó di pa lọ torí pé ń jò ní ìta débẹ̀ tó bá ipa yẹ̀wò ní ọ bá ipa sekiní ni anabi ní jìnà sí láú àmá anabi sọ̀sọ́lámù pé kéyàn ọmọ sẹ̀tíyàtù ìyẹn ni pé kéyàn ọmọ wá bá burú ó se jìnà síhun annabi ni ihris ala ma yanfa'uk gbogbo ọ̀nà tó bá mọ̀ pé yóò wúlò fún ọ sójú kòkòrò rẹ̀ wá béèrè pé ló wọ́n ń ta kíní yìí bí n bá ra èrè ló ní jẹ bí n bá ṣe kíní báyìí báwo ni èlò wọ́n ń gba fọ́ọ̀mù yìí taftahu àmàlà ṣẹ̀tọ́n anábìnrin láwọ́ máa sílẹ̀kùn iṣẹ́ ìṣù ní o kọ́lọ̀n kọ́sọ̀ mi pẹ̀lú rẹ̀ mẹ́ torí náà ìtumà láwọ́ bẹ̀yẹn ni pé láti kọ́ wa ní al'imanu bí kọ̀dọ̀ ìláhí wọ̀kọ̀dàrí ìgbàkádàrà ọlọ́run ọba gbọ́ àmá nẹ́bí jí ó ni o ehris alamanya ń fa wádà tàjíza makọlẹ̀ o àmọ́ bí wọ́n bá wá lo gbogbo ọgbọ́n rẹ tó lo gbogbo agbára rẹ tán kó rí bẹ̀ẹ̀un ọ̀wọ̀ tí ẹ̀kọ́ wá bọ́bá ti wá rí bọ́lọ̀ tí ní yóò rí un mọ́ ajéṣe tọ́ ni ó sílẹ̀kùn rẹ̀ fún ọkọ́ mọ́ wá wí fún ọ pé láó bá ìse pé kíní ni bọ́bá sì se pé kíní ni èyí tá nẹ́bí kìlọ̀ fún wa ọyàtọ̀ fún láòlà ìbẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà mo ti dáhùn ni bẹ́ni wọ́n bá lá nẹ́bí ní láòlà ìtàbí òun ni pé ní sáà nẹ́bí nìwọ́ sallallahu alaihi wasallam èyí tà nẹ́bí jíṣẹ́ fáwà làwà wíhun bàbá pé ní ìwò sínú àlúmà nẹ́bí tíṣẹ́ yìí kan tó ẹgbẹ́rú ìtọ́lọ̀un wí fà nẹ́bí ń tí ẹ òun lọ́mọ yọ ma bá ọlọ́run ọba rẹ̀ pàdé àmọ́ bá nẹ́bí bá ti jíṣẹ́ fáwà táwọn sọ̀hábà sí sàlàyé rẹ̀ fáwà bẹ́ẹ̀ èyí táwọ olónù èyí ló sì kọ́lọ̀ fẹ́ wọ́ ọlọ́run jẹ́ ìyàláyáyà yóò jẹ ìyàláyáyà lọ́dọ̀ ọlọ́run torí ọ̀rọ̀ kọ́rọ̀ kíyàn ó jìnà sí bó ti jẹ́nu náà alaykum salaam tó lọ́wọ́ dájú náà èyàn náà náà náà bẹ́ẹ̀ ni ànábì ní kárí mi ọgbọ́n tẹ́yàn bá ń ṣe tí èsẹ pé ọyẹ kó ṣe ń torí tọ́lọ́un ìwọ́n ń ṣe ń torí kí wọ́n bá rí àbí kí wọ́n gbà gbọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ náà náà kò túbọ̀ ọmọ náà okay okay náà eh, ìbéèrè yìí alákọ̀ọ́kọ́ ní kúkúrú kò sí tí ń jẹ́ kútúbọ̀ ọmọ kò sí nù tàn náà bí kọ́wa sallallahu alaihi wasallam والخير كله في اتباع المصطفى صلى الله عليه وسلم gbogbo ohun tí ń gbóore sí parí sí bí kíyàn tẹ̀lá annabi sallallahu alaihi wasallam annabi bímọ wọ́n sì bímọ lójú ayé rẹ̀ annabi ọ̀kẹ́ kútúbà fọ́mà tí ẹ̀ tó bí kò sì kọ́ àwọn tí wọ́n bí ma ń jọ táwọn bí tí wọ́n pé kútúbọ̀ ọmọ ní ẹgbọ́ ẹ̀dàkùn ẹjáwà náà jìnà sí gbogbo àdádá lẹ́sìn èyí wọn ó kò sínú tàà nábi ní man áhàdáta fi amúrì ẹni bá mú nǹkan mẹ́wà tí è sí pàwà lákọ̀ọ́yìn fàhúwà rọ́dún àparẹ lọ́dá sí o torí náà náà bídíà ni kẹyìn pé òtúbà kan ní kábàrà tàà ma kábàrà lórí ìrun orísìí méjì náà ni inú fíkíwò wọ́n ni takbíratu al-ihram takbíratu al-ihram wa takbíratu al-intiqal wa takbíratu al-intiqal kábàrà tàà ma fi ṣe ihram yàní pé tàà fi wọ̀run òun ni tàkọ́kọ́ yẹn òun ni rukunun min arkani sọ́lá ẹ̀rí gbogbo àwọn kábàrà tó kù a ma fi signify pa fẹ́ move from one position láyè kan sí èkejì ni torí náà èyí tó bá mú jù ni pé bẹ́yàn bá ti fẹ́ dìde yẹn ni kó ṣe Allahu akbar òun ló bá mú jù Allahu ta'ala ṣe ń tó nọ́mbà èyàn márùn náà ni ẹ̀yìn nọ́mbà fọ́ àbí náà ẹ̀kẹ́ ń náà ẹn tí ọjẹ̀wó kìí ṣe pọ́ gbáyàn lójú o àmọ́ ọjẹ̀wó bèyàn tí máa jẹ owó àwọn ọ̀nà lèyàn fi máa jẹwó lọ́nà halali ọrajà kò tí ìsán wọ́n yá lówó kò tí ìsán wọ́n kówó sí lọ́wọ́ pé a padà wá gbà kò tó di pé wọ́n padà wá gbà ọlọ̀bọ̀lọ̀ mo kàkalẹ̀ yìí gbèsè ni o àmọ́ kìí inú tọ́lọ ń yọ̀nda ni kárajà kàgbé mú wá lọ́la ànábì náà rárú ẹ̀ sallallahu alaihi wasallam kí wọ́n fowó síyàn lọ́wọ́ pé ẹwà gbàǹjọba yìí èwo lẹ́lẹ́kẹta tí mo wọ́n lápẹjú ẹ kíyàn yáwó pé ẹdákun ẹbòmí láti rí wọn fẹ́ ṣe nǹkankan báyìí pẹ̀lú ogun ọlọ́run lẹ́yìn oṣù kan yín fún yín ogbe àhàláàlì ni àmọ́ bí tí bèèrè ó ti wá ní pé èèyàn wá sí láyé mọ́ tí yóò fi dá padà sọ́tánù kọ̀tán o ibi tó tó dẹ́sẹ̀ nù àmá títí di ìgbà tó ń fi kún kọ̀sẹ̀ lọ́n gbogbo ń tọ́lọ yọ̀nda ni ó ṣe òun ni àwọn tó ń fi ilẹ̀ àwọn ni wọ́n wà mọ́ tó yẹ káwọn ó ṣe òun ni bẹba wo nù ìdájọ́ sẹ̀ríà tí wọ́n bá ń sọ̀rọ̀ almiraf alfara'ib ogun pínpín ogun pínpín in tí wọ́n ma kọ́kọ́ yọkú nù tó kù fi kalẹ̀ kó tó kan ogún pínpín nǹkan mẹ́rin ni nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kọ́kọ́ yọ pé á ẹni yìí kú nísìn kó tó kan ta ni ó mú bàtà ta ni ó mú ẹ̀wù ta ni ó mú ilé wọn tí ń bẹ kẹ̀ẹ̀kan yíhun nọmbà 5 lọ́wà nọmbà 5 lọ́wà tẹ́fì mọ̀ bọ́rọ̀ gbèsè sí tó àkọ́kọ́ tí wọ́n kọ́ máa yọnú in tó kù bá fi kalẹ̀ ó kéré ọpọ̀ òní mọ́nàtú tajhiz mọ́nàtú in tẹ́ fi bòun gan láti rí bí ọ̀bá sẹ́ni tí ó gbé lẹ̀ lọ́fẹ́ inú owó rẹ̀ náà lẹ́jì mú ẹ gbọ́dọ̀ jọ wá rí aṣọ gidi fi sín àbí wọ́n láyín bí tẹ́ mọ̀ pọ́ yẹ kẹ́ sín sí wọ́n àkọ́kọ́ ẹ̀tọ́ tẹ́ gbọ́dọ̀ mú kó ń bẹ́ òun ní tí ẹ fi bòun náà láti rí bọ́lọ̀ntí pa láṣẹ ẹ̀kejì òun wá ní ọ̀rọ̀ gbèsè nọmbà 2 òun ní kíni àti nọmbà 2 àti nọmbà 3 gbèsè ni àmọ́ pórísì méjì nù àwọn afáàfin pín bẹ́ gbèsè alákọ̀ọ́kọ́ òun ni gbèsè tó ṣe pé ní ìtẹ́ èèyàn yá náà là ń wò yìí àbí tí wọ́n fi sí lọ́dọ̀ náà ní ẹnìkan lọ bí kan ó gbọ́kadà rẹ̀ tí lọ́dọ̀ ẹ̀sìn mọ̀ pọ́n kó ní ẹmẹ́ tó ní ọ̀kadà àkọ́kọ́ tẹ́ẹ̀kọ́ yọ ọkà tó máa pé kí ni wọ́n filẹ̀ òun ní kẹ yọ yóò kó àbí ẹnìkan kó wá ẹ̀sì rí ìran gbèsè ẹlẹ́ẹ̀kẹjù náà láwàfáà ní àdéinul muta'alliqu bi'ayni tarika ad-daynul muta'alliqu bi 'ayni at-tarika gbèsè ẹlẹ́ẹ̀kẹta ní ta àfojúrí ad-daynul muta'alliqu bi dhimmati al-mayyit ad-daynul muta'alliqu bi dhimmati al-mayyit ń bẹ lọ́rùn ẹ̀ dhimma ọrùn gbèsè tí ń bẹ lọ́rùn ẹni tó lọ yẹn ni pé àwọ orí a máa owó kọ́dà bá rí nǹkan tí wọ́n jẹun bí tọrọ kádà àbí bí owó tí wọ́n kọ́kọ́ sílá èyún na òní nàmbà 3 tẹ gbọ́dọ̀ yọ ẹlẹ́ẹ̀kẹrin òun ni alwasíyà ẹni yíngbà tí ó fi kó láyé ọsàsọ́lẹ̀ pé ẹbá ń bọ ẹni báyìí ní nǹkan báyìí kọ lẹ́tọ̀ sógún o àmóse dáadáa fún kọ́dẹ̀ gbọ́dọ̀ yọ kẹ́yìn tó ma wákilẹ̀ jẹ bẹbá yọ mẹ́rẹ̀ẹ̀rin yìí tán bí nǹkan bá tán lẹ́ náà bí nǹkan bá tán lẹ́ òsèkíní ọ̀tàn àmọ́ kò lè tán torí pẹ́lẹ̀ kẹta yóò olúwa ní kò gbọdọ̀ ju one third in tó bá fi ilẹ̀ lọ àmọ́ ẹlẹ́ẹ̀kẹrin sorry ẹlẹ́ẹ̀kíní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta wọ́n bá kíńgbà tẹ́ fi yọ tán nǹkan tán lẹ́ ọ̀tán náà nù move from number 1 to 2 àfi kẹ́ number 1 ẹ move láti 2 to 3 àfi number 2 títí tẹ́ fi wá ní tó wọ́n tó pin torí náà yíò jẹ́ kẹ mọ̀ pé kọ̀tán o mẹ́yàn bá jẹ gbèsè kó ti sàsọ́ọ́lẹ̀ oníbùn Mas'udi ní ìjọ tóun ti gbọ́rọ̀ wà sí yàrá tí yẹn mọ́ kọ lákọọ́lẹ̀ òun ò sùn rí nígbà báyá bí òru méjì àfikún ò fi wà sí àwọn rọrí torí pé ńgbà tẹ́yàn wà lọ tán tó jú àwọn kan wà ràn sí ogun rẹ̀ òun ó sì gbé gbèsè lọ alkiyama òun ni mo kan ṣẹ́rin tó bá jẹ́ tọ́ èèyàn àforíjìn ọlọ́run ọ̀kọ́vẹ̀ o ẹ̀tọ́ ọ̀tọ́ mẹ́yàn òun ló lè yọ̀ǹda láyé àbílọ́run tí ọba ti yọ̀ǹda ìbẹ̀lọ́run ìnánu torí náà lápẹ̀kún annabuwa muhammad sallallahu alaihi wasallam islam tá annabi bá débì kan tán bá ní kọwàá kẹrùn sókù kala sẹmùkáwọ́ ma wo gbé a ah, kí òkú tó sẹ́sẹ̀ gbóná fẹ́lifẹ́li tó wà nílẹ̀ tí wọ́n kírùn sí bá nẹ́bí bá dé ara béèrè tá nẹ́bí ó béèrè ní pé síkọ̀ jẹwó síkọ̀ jẹ gbèsè o ìtawọ́ ma wó pa ma wo àfá tí nísìn lọ́yẹ kíyàn ọmọ wá sọ̀rọ̀ à nísìn ni o anẹ́bí ma sọ níbi tó lágbàádé so bí wọ́n bá ní ẹni yí ọ jẹ gbèsè o ìbéèrè kejì anẹ́bí ó nìtọ̀ sófin tí èsàn kalẹ̀ so ṣètò kalẹ̀ mẹ́bá ló ṣètò kalẹ̀ ànábì ó ní bismillah ẹjá kẹun sílá kọ́dà nù ríwáyà mí wọ́n ní bí wọ́n bá ní ọjẹ́ gbèsè àmọ́ àwọn ọmọ sí kankan bá kọ́dà àwọn òṣètò kankan kalẹ̀ ànábì ó ní sallu ala sahibikum àkọ́kọ́ so bó ti jẹ́ nìyẹn àwátàbá wá wà ń bẹ̀bẹ̀ bá ṣe rú bẹ́ẹ̀ náà ẹwọ ẹ̀kọ́ ọ̀kan náà àwọn sọ̀hábà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní jọ́ta nẹ́bí wí bẹ́ẹ̀ níbi òkú kan abúdárì ni radiyallahu ta'ala anhu ẹsẹ̀kẹsẹ̀ labúdárì bá sáré jáde pé huwa alayya huwa alayya ẹ̀mí rẹ̀ ọ̀tán kìí ṣe fámílì mi ìwà nẹ́bí ànábì sí gbàbẹ́ èyí náà kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti máa sa àánú gidi nu àánú gidi pé a aburú ńláńlá ni ká ànábì ó dé bí òkú yàn kó sì yẹ́yìn padà kó bí ẹmọ kírun sí nǹkan yí gbogbo ilé ìdé ta bá tó papọ̀ ń sọ fún wa pé kọ̀tán o torí náà gbogbo ẹ̀ntẹ́tọ̀ ẹlẹ́tọ̀ bá ń bẹ lọ́rùn ẹ̀ pàtàkì jùlọ àwọn ẹ̀yìn tí àwa ta bá gbẹ̀yìn ọmọ ni ọkọ ni ìyàwó ni káwọn yóò tó tú káàmì jànáza náà kéde pé ẹ̀dàkùn sí wọn jẹ nìkankan lówó ẹ̀dàkùn sẹ́ nìkankan tọ́jú nǹkan sí wọn lọ́dọ̀ Allahu ta'ala alam na'am alaykum salam nípa ọ̀rọ̀ ẹ̀yìn náà ok pàdéfì kan bẹ̀ tó sọ̀rọ̀ ń pa pé bídí àpín náà ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ òun ni pé ọ̀rọ̀ ẹ̀yìn àti mọ̀ pé ọ̀dá àfáàwá ni sí ọ̀rọ̀ ẹ̀yìn tí ọ̀dá ni ọ̀rọ̀ tẹ́yàn sọ lẹ́yìn tí ó bú àbí kílẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ láìdá àbẹ́yàn sọ̀rọ̀ rẹ̀ ní ẹ̀yìn rẹ̀ lọ́nà tí ọ̀nà tí kíyàn sọ̀rọ̀ èèyàn lẹ́yìn èèyàn lọ́nà tó dá èyí wọn ò sínú ẹsẹ̀ kó lè yẹn lè tún gba ládá torúpá annabi yanjú ẹ̀bẹ́ sallallahu alaihi wasallam annabi ní tí ń jọrọ ẹ̀yìn ni pé dhikruka akhaka fima yakra dhikruka akhaka fima yakra ó ní pé ìsọ̀rọ̀ ọmọ ìyá ma pọ̀ torí náà bó ti jẹ́nu ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì ni pé ìjáde ìfì kan bẹ pé bídí àpín kò sí kò sí nídì why annabuwa muhammad sallallahu alaihi wasallam inta annabu yi ni pé kullu bídí àtín dọ̀láàlá annabi ni gbogbo bídí ànù ni in tí wọ́n ń jẹ́ ànù àmọ́ kí ní jánú òun ni kíyàn tako àṣẹ ọlọ́run ìmọ̀nà òun ni kíyàn tẹ̀lé àṣì ọlọ́run láwọn àfáà mọ́ pé gbogbo dọ̀lálà ni máa síyà gbogbo ọ̀nà tí yẹn fi sẹ́lọ́run òun ni dọ̀lálà ìran máa síyà wá ní òun lànẹ́bọ̀ Muhammad sallam jí ó di ọmọ náà torí ẹ̀lẹ́ni tó se sínà lójú ayá ànẹ́bí wọn lẹ́kùnmọ́ ànẹ́bí ó o kọ́ra ń gbà táwọn kan fẹ́ máa bú annabi sọ̀sọ́lá ní lakọ̀ tábàtì taubatan ẹ̀rọ́bìnrin tẹ́yìn wọ́n bú pé olùsí àsúnsì náà jẹ́ ní à annabi ló ti túbá rẹ̀ ibi wọ́n bá pín kárí gbogbo ara Madina yọ kárí wọn arákùnrin kan tó náà mutí annabi ni wọ́n dáṣẹ̀ rí ẹni ó mutí fún ẹnìkan wá ní ọ̀tọ̀ ọlọ́run kí ló sún débi ọtí gan annabi náà mọ́ pé lọ́tọ̀ ọlọ́run mọ́ kí ló dé tọ́ ọmọ ránṣẹ́ ìtọ́ni lọ́wọ́ lórí ọmọ ìyá rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan sì ń bẹ táwọn èèyàn ṣẹ̀ tí ànẹ́bì jí ó yé wa pé ní eléyìí ti mú yàn kúrò nínú ìsìláàmù èyí un náà ni ó dìtámì pé bídíà dọ̀láàlà ni ìran dọ̀láàlà sì ní ìmọ̀ kí ọ jẹ́ tí ó sọ̀yàn di kèfèrí àbí kọ́ jẹ́ tí yọ wà nù rẹ̀ ẹ̀ṣẹ̀ tó pé ọlọ́run ọjẹ́ yẹn yẹ o àmọ́ síbẹ̀ kọ̀sọ̀yàn di torí náà làwọn àfá bí àwọn àfá ti múnu gẹ́gẹ́ bí ò ti sáà dìífì tí mo ní ò nídìí bẹ́ẹ̀nà ilẹ̀nìkan ò lè lóhun ládìífì kan tàà nẹ́bì ní bídíò pín <laughs> kò síbi tẹ́ yíò náà wà àmọ́kọ̀jẹ́ nídìí ní ti torí pé ìta nẹ́bì ní pé kú lò bédà tí ń dọ̀láàlà ìwá sọ dọ̀láàlà tí ò fi tẹ̀ lásẹ̀ tọ́lọ́un òun lọ náà nú so bó ti jẹ́ nìyẹn ìbéèrè márùn náà ní agbá ọjọ́ ti lọ هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين